كان عليكم رقيبا أمة الإسلام إن الله سبحانه وتعالى قد أعد لعباده الشهداء منازل كريمة ومناقب عظيمة ورجات عليا لهؤلاء الشهداء فربنا سبحانه وتعالى يكرمهم بها يوم تلزلزل الأقدام وهؤلاء الناس شهد الله أنه قد غفر لهم قبل فراقهم الحياة ولكن ظنهم كثير من الناس كما ظنه كثير من الصحابة أن من ينال هذه الدرجة هو من قتل في سبيل الله صابرا محتسبا كما جاء من إجابة عبادة عبادة ابن الصامت لرسول الله صلى الله عليه وسلم كما جاء من حديث راشد بن حبيش ولكن الرسول بدأ يبين لنا شيئا فشيئا أن الشهداء في أمته لو كان وصفهم محصورا على من قتل في سبيل الله سبحانه وتعالى إذا لقل شهداء أمتي ولكن الله سبحانه وتعالى فتح أبواب الخيرات لعباد المؤمنين وفتح أبوابا كل من جاء ربه بباب من هذه الأبواب قد نال منزلة الشهداء من ذلك القتل في سبيل الله كما كان هذا معلوما لدي أصحاب رسول الله صلى الله عليه وسلم ثم أثبت الرسول وكذلك الطاعون والبطن والغرق والحرق والهدم والسل أو السل والمرأة تموت بجمع والنفساء يجرها ولدها بسرره إلى الجنة ثم ذكر منهم صلوات ربي وسلام عليه بزيادة لطيفة ثابتة عند من أحمد وفي غيره كما قرر بذلك العلام الشاكر أحمد رحمه الله تعالى وسادن بيت المقدس فقني فبعد تسوى المسلمين أنت رأى لكم كرات غير فالنبي صلى الله عليه وسلم

tí wọ́n bá bí wá wípé ta ní òkú ṣẹ̀yídí o náà nà wọ́n ni ta ni ẹni tí wọ́n pa sójú ọ̀nà ọlọ́run ọba sọ́ọ̀bìrọ̀ mọ̀tẹ́sìbàn mọ́kùbìlà ń bọ́ìrọ̀ mọ̀tẹ́bìrin náà wìyà an tẹ̀kú ṣùgbọ́n nǹkan mí tó fẹsẹ̀ múlẹ̀ tó wọ́n yàn lọ sí dáadáa ń bẹ̀ à ń sàlàyé àwọn iléyìn náà díẹ̀díẹ̀ láàkín anábí sallallahu alaihi wasallam ó pàkíyèsí wasáwọn ẹ̀kà tó pọ̀ in ta fẹ́ gbéyàwó ní jùmọ̀ ilé ó náà ni ziyada tó النبي صلى الله عليه وسلم جاء بيت عبادة ابن الصامت يعوده في مرضه نبا تعالى نشي عبادة ابن الصامت النبي واول لي àtúnṣọ́ àdíṣì náà bọ́tẹ̀ lé àmú díẹ̀díẹ̀ rí pọ́nà bí i ṣe wá wà pẹ̀lú rẹ̀ jọ́nà ó ń ma ما تعدون أو من تعدون شهيد من أمتي àwọn wo lẹ́yìn tí ẹ̀rọ pé a pè wọ́n kúkú ṣe nínú àwọn ummai fa'arọ malikau ń kàlùkú bá wọ́n dáadé wọ́n ò dáhùn an sọ haɓa dáadé fẹ́ mú ẹni tara rẹ̀ ọ̀yá tó ń kàlùkú wá ipò tarbina asìlèdúnì ẹ̀dàkùn ẹfẹ̀ mi mi lé nǹkan ẹgbẹ́ mi kí n fẹ̀yìntì nǹkan ọ̀sánàdù wọn bá gbé wọn fẹ̀yìntì bó ṣe abáláṣì tàn ó ní ya Rasulullah ẹn tó pè ní ṣẹ̀hídù náà lẹ́tọ́ pé man qutila fi sabilillah sabiran muhtasiba ẹjẹ́ bá rọ́ra rẹ̀ tó sì ṣe tó tí ó sáà tó dúó tọ́lọ́n fi pé ibi tí kọ́rọ̀ rí ọjá kiri tó fi wọ́n bẹ̀rọ̀dọ́ ọlọ́run ànábì ni ká pé yùn lẹ́bá gbà nìkan ìdá la qalilun àwọn tí wọ́n kùkùn ṣẹ̀dí ní ummati wọ́n kéré nù ó ṣe wọ́n bá ní alkọ́tùfẹ́ fẹ́rẹ̀ ṣàhádà wàtọ̀wọ́nù ṣàhádà wàlbátùnù ṣàhádà wàlhárùkútà àbí bá ń ka àwọn kakọ̀ kàrí pé ẹni bá pàṣẹ bí ogun ọlọ́run ọba ó kùkùn ṣẹ̀yí bí ẹni tí ààrẹ rẹ̀ bá wá pẹ̀lú àjàkálẹ̀ àrùn ìgbóná ni kẹ́lẹ́kẹ́ ni wọ́sásùn ni Ebola ni COVID-19 ni lásàfífà ni nǹkankan ni kọ́dà tí ibà náà bá tún di àjàkálẹ̀ àrùn bó ti ṣe dìrí gbogbo àwọn eléyìí náà ó kọ wọn náà ó kọ wọn náà fàyà yọ ọ̀sẹ̀ kú àwọn èèyàn ìbẹ̀rù wọn mọ́ so malaria nílùú míì tí wọ́n bá rí kó mú èèyàn bí 24 wọ́n o àjàkálẹ̀ àrùn tó o tí a wà ń fi ń sáwàdà bí pé kí ló mú bẹ́ẹ̀ sọ mo ti máa tó yín malaria ni tó ti dàbí àwàdà tí ó tí ó ọ̀pọ̀lọpọ̀ kò sí ọ̀pọ̀ wá bí gan pé bà máa pààyàn tí wọ́n bá gúté àwọn ah pa àwọn èèyàn ò lè gbà pé bá lè pààyàn wọ́n láyé lọ pààyàn níbi tí wọ́n mọ̀ wípé ibà lẹ́dé ó náà Eh, eh, garaji tí a ti gbá bẹ́ẹ̀lú náà tí ti báńkì tí ti awambo anábi wasallallahu ala'uwa wa nka nka nka awam awam wọ́n ń gbàdí sí wá ní ní wàzákẹrọ nínú àdífì wípé wàsádínù ibi wa àtàwàmbò ní Baitul Maqdisi ó tó wá dápọ̀ alharq wasul bákan náà ẹmú lọ́wọ́ gbogbo sáàdínù ibi tàwàmbò ní hadithi fẹsẹ̀múlẹ̀ ibnillahi ta'ala ṣùgbọ́n kò ní ziyadai ó fẹsẹ̀múlẹ̀ ta ni sáàdínù níbo là ń pè ní Baytul Maqdis ìtawà fẹ́ kíyà jama'a nínú ìrẹ́bà tí bá ní sádánà ó ń tún ilé ìjọsìn ṣe sáàdínù lẹ́ntí ma tún lè ìjọsìn ṣe ṣùgbọ́n gbàtà mọ̀ wípé ibi àti ìjọsìn fọ́lọ́ yìí a ní headquarters òun ni ó fi jẹ́ wípó kọ yẹn ọwá wà lórí àwọn tí wọ́n bá ń tún ẹ̀kọ́ta síse wọ́n ní sáàdínú lè káàbà olùtùkáàbà ṣe nítorí pé sáàdínú náà nínú pìlẹ̀ èdè lárúbáwá in táwọn fi sọrí ó níbi tí wọ́n bá ti pè ìjọsìn ọlọ́run ni ó máa iníṣẹ́ tí ń ṣe jámù wọn máa ń wá ní sádánà wọ́n ti mọ́ ń pẹ̀ sádánà nígbà mí àwọn tí wọ́n tẹ́kàn bá pọ̀ kàábà wá ní àmbọ̀ kàábà ó ní tipẹ́tipẹ́ yóò ní nítorí pé ẹni tọ́lọ́run pé kọlọ rí tùnkọ́ káwìbán hadith tó fi sahihayn min hadith Abi Dharr al-Ghifari radiyallahu ta'ala ọgbọ́n ọ̀rọ̀ fọ́sọ̀ fún àjọ kan ó ní ya Rasulullah irí ànàbí ayyu masjidin wúbí àfìlà ardi awwalun alìsọ̀bẹ̀ ayyu masjidin wúbí àfìlà ardi awwala àtìlò wíbẹ̀ irí ànàbí mọ́sálásí wo gan lọ́kọ́kọ́ dórílẹ̀ ọlọ́n ànàbí ni almasjidul haram mọ́sálásí makka ni kúntù súnmà ayì múnirì ànàbí agbọ́ mọ́sálásí wo ló tún wá tún dé lẹ́yìn tòun pé wọ́n jọ́sì fọ́lọ́ lórílẹ̀ ànàbí ni almasjidul aqsa masalasi tí ń bẹ ní jerusalem oní nọmbà 2 alhamdulillah in tí mo fẹ́ mọ̀ tí mo báyìí masalasi àkọ́kọ́ oní kaaba fine masalasi kejì oní almasjidul aqsa oní bẹ́ẹ̀ anábì mọ́bìnú ọkùnrin ọ̀sán ọgbọ́dọ̀ sọ kamba ìnáwùmá kápẹ́ àkọ́kọ́ ni masjidul haramu tí ń bẹ maka ẹ̀kẹ́jì ní ẹ̀ tí bẹ ń jerusalem ọdún mélòó ní bẹ láàrin méjèèjì anábì ní arba'un ogójì ọdún tí kàábà ti ń jẹ́ mọ́sálásí ibùsínlọ́n o ní kírókọ rẹ̀ tó wù ta lọ́kọ́ kàábà nígbàtàbá ní sọ̀rọ̀ nípa mọ́sálásí a mọ̀sọ̀ tá ń kọ́kọ́ kọ̀kọ́ tá ń kẹ́lẹ̀ kejì mọ́sálásí méjèèjì tí tó bí wọ́n yìí ó jẹ́ wọ́n gbé ókọ̀ kan wá ókọ̀ pìlẹ̀ onáà wọ́n wà ní saranatul bait àwọn tí ń tún kàbá sí kàbá ìwárẹ̀ tuntun tún ṣe ipò kan ni tipẹ́tipẹ́ alùṣẹ́ bí àwọn ni wọ́n fi títọ́jú kàbá ti sí lọ́dọ̀ àwọn alùṣẹ́ bí ìpìlẹ̀ wọn àwọn àrọmọdọ́mọ kùsọ́yì ibnu kìláàbù ibnu marra tí a jẹ́ bàbá bàbá fánàsà ìpìlẹ̀ wọn ni kí wá ní ojúṣe wọn àwọn ni wọ́n ma fatiul bá ti wà ìgbìláàkò ha wọ́n fẹ́ síkà káàbá ní ọwọ́ wọn ni kọ́kọ́rọ́ ma wà wọ́n síkà káàbá wọ́n ti padà bákan náà lọ́dọọdún wọ́n ń kọ́kọ́rọ́ Istanbul lọ tí bá ti wá gbé ìmí ìfún tuntun o níjọ́ tí wọ́n bà dá kọ́kọ́rọ́ ń padà bí ìgbà tí èèyàn fẹ́ lọ gbàlejò president gbogbo àgbáyé bẹ́ẹ̀ ni wọ́n ṣe lọ rí pàdé ikọ̀ tí bá ń gbé kọ́kọ́rọ́ ń bọ̀ àwọn àdílé tọ́jẹ́ wípé sàdánà mọ́sálásí wà lọ́dọ̀ wọn ìtọ́jú mọ́sálásí àwọn wa ẹ wo iyì ẹ wo ẹ̀yẹ tọ́nà ọba gbé fún ibi tí yọ̀nù rẹ̀ wà wọ́n wà dìde gbogbo olùwọ́tẹ̀lẹ̀ ṣùgbọ́n wọ́n wà wájú àwọn tí wọ́n yẹn bọ̀ tí wọ́n bá gbé dé wọ́n gbé kalẹ̀ ẹni tọ́ tàwa ní ọgbà táìmù tí ẹbí ọmọ jẹ́bí bí ẹsẹ̀ ń jẹ́bí lọ ẹni ọba dàgbà jù lásìkò oní ọmọ jẹ́ olórí àwọn sádánà ọ̀rọ̀ tí ìpìyà pé ah, bàbá àgbà pàtàkì ní olórí ẹbí rẹ̀ olórí ẹbí ìjẹba ti agbé kí ní gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹnuwa rẹ̀ ní bàbá ọ̀tàn eh, bàbá alágbẹ̀dẹ eh, bàbá bíríkìlà eh, bàbá bàbá pàkínìkan tí wọ́n tún jẹ́ bí ẹnuwa rẹ̀ nínú ẹbí wọ́n dò sẹ́yìn oní ọwà bọ́ wájú àmánàlẹ́ ọlọ́ntẹ́ gbélé wa lọ kọ́kọ́rọ́ kò tí sí o tó kọwọ́ kà sí tẹ́lásíbẹ̀kì sí ẹwà fàmára ẹ̀tún ti padà ẹ̀tún tó fàmára ẹ̀tì padà ẹlẹ́ẹ̀kàrùn báyìí ẹwà sí mẹ́lẹ́nu ìyí náà ni wọ́n kàlù kú ọmọ wọn báyìí bàbá ni ọkọ̀kọ́ wá bọ́ọ̀bẹ̀ yá àgbà kọ́kọ́rọ̀ yóò fi sí o ó sì lákọ̀ọ́kọ́ ó tún kò kàn sí ó sì lẹ́ẹ̀kejì wọ́n ni ẹwà fàmára ẹ̀tún tó sí ọ̀tún sí ó lẹ́ fàmára ọyẹ ara ṣe wọn nù dákìlù káàbà inú káàbà gẹ́gẹ́ ó ní ògiri àwọn ni wọ́n máa fọ́ kí ni wọ́n máa fi fọ́ wọ́n máa fi zemzem yìí fọ́ àti sídírù àti lọ́fíndà olóòrùn dùndùn wọ́n máa fi fọ́ gbára ganáà yóò máa dán síbẹ̀ gbogbo ara ṣe wọn náà nù gbogbo ń tà ń sọ yìí èyí tí mọ́sálásí kan ọ̀bá ti ní ilà ní ṣe bẹ́ẹ̀ pẹ̀lú rẹ̀ o eléyìí kò nínú kàbá gbogbo mọ́sálásí òkú kò nínú kàbá gbogbo mọ́sálásí òkú náà ìlà lẹ́tọ̀ pé ká máa nu gbogbo ara ògiri rẹ̀ àmbọ̀ ká máa nu kókó rẹ̀ kọ́dà alẹ́tọ̀ ká máa tọ̀ yábà rẹ̀ súnnà nẹ́bì bá lánìí ah òní friday àwọn kó sọ pé 10,000 naira mo donate 5,000 naira mo donate 1,000 naira kí wọ́n fi ra lọ́fíndà tí wọ́n fi sí masalasi jama kìí ṣe ni in tí ó kàn wá ńlá bàbàrà a sì ń bọ̀ torí pé bí a ṣe ṣe lé ọlọ́run iná lọ́fà tá fi kọ ti a náà tá a fi ìfọ̀kànbalẹ̀ gbé atọ́júlé wá ń tòótọ́ ṣùgbọ́n tàà bá wọ̀bẹ̀ sọ́kàn wà balẹ̀. náà ọ̀dá sọ́lọ́mì ti kúnlé rẹ̀ ó tó kó dìdí mọ́sálásí mi tó ń ti bẹ́ẹ̀ náà yóò tún jílago kan lórí pé ah ọmọ yóò ti gẹ́ẹ̀tì ẹran ló sì rọ̀ lúlẹ̀kùn ọkọ̀ balẹ̀ tó ń million naira ìní ó fi sẹ́nu ọ̀nà ń ta iṣẹ́ àwọn sádánàmù ẹwà máa wè mọ́ ọlọ́run ẹn tí wọ́n bá wá gbé ipò yìí lé lọ ẹwọ àìjẹ́ àìsàbòsì inú islam wáyé láyún záàrù minhu illa bi zulmi wọn ò gbọ́dọ̀ gba ipò lọ́wọ́ wọn inú fi jẹ́ pé àjẹwọ̀ ni ẹ ń jẹ́ àwambọ̀ ọlọ́run wá gbàkàbà fánasàsálàmù fún kálukú tí wò pé kí ní ó ṣẹlẹ̀ báyìí ó kí ní ó ṣẹlẹ̀ ó àà èèyàn nínú àṣetán àrùṣẹ́ ibi àti ẹ́ ń tọ́jú kàbáyì àbíbáwọ́ ọ̀tọ̀ mọ́sí ó ní àlọ́pọ̀ ìbágàjí ni a máa wá ṣe kún tún àbọ̀ ní ọba díjọ́ náà àbí ní ẹgbẹ́ kọ́kọ́rọ́ wá ó sì ọlọ́mbà tó gbúdá kọ́kọ́rọ́ padà ibnu Usman ibnu Abi Tolha kọgbà sílámù ó sì kù sórí kúfù rẹ̀ ànábì ní iyì ilé tí yín ni nítorí jọ táwọn tí ojú ń pọ́n igun kàábà àwòdí tí lọ bá bàrà ẹgbà inú ẹ̀dùn àpísáwọn wà ní ó sì kù sórí kúfù rẹ̀ wọ́n bá ń bẹ̀ bẹ̀rù bẹ̀ bẹ̀rù bẹ̀ nígbàtí ó rí bí jọ́ bẹ̀ẹ̀dógún tánàbí nìròyìn bá dé pé ẹgbà wá o kí ló dé wọ́n láwọn ará tọ́ìf wọ́n ti kọ àpapọ̀ mọ́ Hunaini o àwọn Bani Hawazin wọ́n náà fẹ́ wá wà níbi tẹgbẹ̀tẹgbò àwọn ti pọ́pọ̀ ara Mákà ti di mùsùlùmí àwọn onígbà lóǹkàrùkú bá ń sarajọ àwọn jagun òfin àgbà ṣẹ́yíbà tí ẹgbẹ́ kọ́kọ́rọ́ kàbálè lọ ló náà bá lọ múra bí ṣe ń pọ́ndà ní pàbẹ̀ nígbà ṣe ó ti gbàsáàmù ó lọ́wọ́ kí wọ́n wá ní àwọn àwázínù ní ọba nàbíjà wọ́n wà wí ní ẹ̀ ń yà fẹ̀mí mi dì ní ìgbà ìsìláàmù tó mú ọ ṣùgbọ́n ànàbí ilé kọ̀sábùsì ní ọ̀rọ̀ rẹ̀ ṣẹ́bà náà wá tẹ̀lẹ̀ sísílà dáadáa nù ṣẹ́dánà àti ní pé àwọn tí a ń alùṣẹ́ ibi àwọn mú Baitul Maqdis tí wọ́n ń pè ní ní Jerusalem yìí al-Masjid al-Aqsa mọ́sálásí ńlá ni ó tó jẹ́ nàmbà 2 jama'a gbogbo ẹmbá ló ń dìde lọ síbẹ̀ in tí a wà lọ mọ́sálásí náà ni ó ẹ̀sọ̀ fún kìrìsìtẹ̀ní wọ́n mọ́ wùlẹ̀ parọ́ ìrùn lẹ́gbọ́ tí a ń pè lọ́run Islamu lẹ́bàǹgbà tẹ́ débẹ̀ ohun ẹn tó lọ ń fọ́ tọ́ lẹ́mì tọ́ padà ọpadà ẹn tó dúó lórí pé àwọn sáà ní ìgbà náà ni wọ́n bẹ̀m̀bẹ̀ àwa ń bọ̀ Baitul Maqdis náà wá ní sábàtàtì qudusiyyatuhu fi hadha ad-din al-hanif kalọ̀ ọmọ lọ́wọ́ ẹ̀yin mùsùlùmí tẹ́ bálẹ̀yìn ẹ̀yìn al-Masjid al-Aqsa ẹ̀ jàjẹ̀ bí o fún جاء من حديث ابن عمرو بن العاص رضي الله تعالى عنهما وارضاهما بيت المقدس عن ابي سليمان لو تنقو اون كوكو نبيله او تون كو لو جاء اختلافات pọ̀ ro àwọn afa lórí pé ta ra kọ́kọ́ Kaaba ta nko Baitul Maqdis torí pé ta bá ní Annabi Ibrahim ló kọ́ Kaaba Annabi Sulaiman ló kọ́ Baitul Maqdis in tin bele an méjèèjì ojú 40 years lọ Annabi sọ pé tin bele an méjèèjì 40 years ni ibẹ̀ kọ́ra fẹ́ fìsì kálì tètè débítà lọ ó ń se ọlọ́run wa ń sọ fún ànúnà díkà dábìnà bin as àkọjáwò alimam ahmad fi bọ́sà bisanadi sahih wa mamu nasa'i wa ibn majah rahimallahu aljami anubi sallallahu alaihi wasallam ni nabiyullahi sulaiman inna nabiyallahi sulaiman sa'ala allaha khilalan salasatan anubi sulaiman bẹ̀lọ́ nǹkan mẹ́ta kan lọ́dọ̀ nǹkan àkọ́kọ́ sáàlàlọ́ àtúkúmán yùsọ́dífò túkúmàwó oníwọ̀ ọlọ́njọ́ tí a bá ti ń gbé nǹkankan wá tí ń jẹ́ ìdájọ́ láàrin èèyàn méjì tí ń bà máa dá in tó ń fẹ́ gangan láti sánmà ibẹ̀ ni ọ darí ahàn mi sí mọ́jẹ̀ ń sí ẹjọ́ dá hmm. ànábì ọlọ́run ní sọ bá o mọ́jẹ̀ ń sí ẹjọ́ dá o torí pé ó tún gbogbo ẹjọ́ mẹ́jẹ wà náà tí wọ́n kàwẹ́ pàyìn níjọ̀gbẹ́ alìkíyàmà mẹ́jẹ ń fi fẹ́ ẹnu dá mẹ́jẹ ń fi àwàláwà bẹ́ mẹ́jẹ ń fi dá mẹ́jẹ ń fi ìran wa ní mẹ́jẹ ń fi dá mẹ́jẹ sẹ́wà pẹ́ màmá ni mẹ́jẹ ń fi dá tí ń bá ti ń dájọ́ báyìí jọ máa ṣe dédé yọ̀nà rẹ̀ fa òrùtíyàwó ọlọ́run ibi à ń fẹ́ ọ̀rọ̀ kọ bọ́ sí ìbẹ̀rẹ̀ ni wọ́n bọ̀ sí obì méjì ìjà sọ mẹ́yọ kan àà ah, ah, ẹkùn pọ̀ ọ̀gá ọ̀dá kò burú kí wà ní káṣì báyìí àà ìmìlì mi ní òkúnná ọ̀dá kọ̀sọ̀gbọ́ta fẹ́ dá ọmọ òjẹyọ kan lọ ẹ̀yìn méjì lẹ́lẹ́ ní ọlọ́run ló ti mọ kọ̀kọ̀ pọ́rọ́ nìkan dáhùn pé ah, tí ó bá kànrán báhùn ẹjọ́ ọmọ gbé lọ ẹmọ́gbé ọmọ méjì o ìkejì ní à kápẹ́yùn náà ni ó yẹjú ọ̀rọ̀ kó ń kálukọ́ sáti mọ̀ pọ́hùn ó mú nǹkan lọ lé kásámẹ́tì kásámẹ́tì kẹ́mìkan sáàmọ́ pòfó àbísọ̀lẹ́mà ni a lè jẹ́wọ̀ lóbi kò ní wọ́n là méjì ọya ìwọ jẹmọ́ àṣọ̀rọ̀ adájọ́ adájọ́ anẹ́bì ti parí ọ̀rọ̀ àwọn adájọ́ ó ní mọ́nà òyìnà kọ́ọ̀dìyà gbogbo ẹn tí wọ́n bá ti yàn pé adájọ́ lọ́wọ́ màá jẹ́ láàrin àmìjì fàkọ́dìdù bí àbìgọ́ ìrìsì kínní anẹ́bì ni ẹ̀sọ́ pé wọ́n ti bú ń tàn gbogbo ayé lọ́mọ̀bẹ̀ tí wọ́n du ẹ̀ẹ̀kan rọ́bẹ̀ lọ́wọ́ tí wọ́n yàn bẹ́ẹ̀ gbogbo torí ọjẹ́ ṣùgbọ́n à ń sọ tẹ̀ntà àǹdá akúkú ń dájọ́ lọ́jà náà àǹdá nulẹ̀ wa àǹdá mọ́sálásí ẹ̀pàwọn ẹ̀ntọ́ wá sẹ́ in ló promise bàbá 75 ní ají tí ń bọ́ tí bàbá sí wò pé àkùkú ma ikú ọ̀dọ̀jọ́ àrùn òdòṣù ẹ̀ sí ìdàjọ́ ó ń sì ní ẹjọ́ ń bẹ lórí rẹ̀ òsáàtù tí wọ́n fọ́ ma wọn lọ́kọ wọ́n rí pé ìwàkiwà lọ́mọ ìwú tó sì hàn kọ̀wàkú bí ó ṣe dájọ́ fọ́kọ ọmọ wọn ìmáàmù àgbàní àfáwà àgbàrí tí nǹkan bá ti rọ̀dí sọ́dọ̀ ẹni sáásò dodo Ànábì sallallahu alaihi wasallam in tó ní ọ̀gá níbi ìsẹsìn àwambọ̀ Ànábì sallallahu ti bẹ̀rẹ̀ ọba ilé yìí ó dé ní ẹlẹ́ẹ̀kejì wa sa'ala Allaha mulkan la yanbaghi li ahadin min

pẹ̀lú ọkọ̀ ọlọ́run ọba tó tóbi yọ́ mọ̀ gbé lọ bí tí bá ń lọ tó nìkan wá ní gbé àtọ́ àtán tí wọ́n jọ ń lọ tí wọ́n bá tó ń lọ bí tí wọ́n lọ wọ́n máa kó tí wọ́n èdáná lọ àwọn àdògàn tọ́lọ ń ròyìn pé ànàbí Sulaiman ní àtàwọn apẹrin ìmí tó bá dẹ̀yìn kí lọ wá ń wá kí lọ́dọ̀ ọlọ́run tó fi lónìí sí ìsìláàmù máa ṣe bóòn ló serú ọlọ́run tó ń ti bẹ́ẹ̀ ẹn tó se fúnà tréfífì ẹ̀dàmàláyé tí è bá sọ lọ́nà lọ́sọ sáàlé gbàgbọ́ gbogbo tó ń tẹ́mì àti yíta ti ìdẹ̀ndẹ́là mú lọ́wọ́ gbogbo ta fẹ́ jọ mú lọ́wọ́ wàlọ́yà afẹ́fẹ́ la fẹ́ dì mú kájọ káàkiri afẹ́ntẹ́yìn bá fi ṣe tọ́lọ́m̀bẹ̀ ẹni àtọ́kánnà ma yà ẹwà ní ustadì ẹ̀yin tẹ́ jáfà wa ẹ máa jáwọn èèyàn gbọ́yé tí wọ́n bá ní ọlá níyọnu kèé sáàrin ọlá o mo ní ọ̀rọ̀ yóò yé mi o ó ní àníṣẹ́ tí wọ́n bá ọlá níyọnu kèé sì parí ọlá o ó ní bẹ̀rẹ̀ ọlá gangan ló níyọnu ń bolóń kálukú ti rówó ti ó ní ìpìlẹ̀ ọ̀rọ̀ gangan ló ní ìyọnu ọlágọ̀ọ̀gọ̀ kèkè ní ìyọnu ní mẹ́fọ́lá arúsọ̀mọ́ wà bí ọlọ́run ọba pé ìdájọ́ ọlá tó fún mi ọlá tó lọ́n ti fánà bí sùlẹ̀mẹ́yì ọkànkà láàrọ̀ ọlọ́run ọkàn lè wò sọ̀sọ̀ wípé kan wá bí irú tó tó bí ìbàdẹ̀ yọ́kàn wọ̀n fán àrìjànà pé oṣù méjì irun tásíkò ọ̀bẹ̀rẹ̀ ní àwọn pílà tọ̀jẹ́ wípé yóò tòrú mọ́sálásí mẹ́wàá nídi pílà ọkọ̀ọ̀kan ọyẹ ẹmọ̀ ìfòkórí síta àwọn ilé ọlọ́n ní àwọn màlàíkà àwọn àlùjànnú wọ́n máa kọ fún torí pé àwa la rọ̀ wọn fún ìgbà mí ò lè wò sùsù pé ah ọya ẹ wá lọ sínú òkun wà mí ṣayàtíni man yaghusuna lahu gọwàs ní làwọn tí wọ́n lọ máa mú nǹkan sáà lè odò wọ́n mọ̀ wọ́bẹ̀ lọ wọ́n yá mìíràn àmàlà dúdà dárí àìmọye sẹ́lì ní àtúnmá ṣe fún ọya ẹ̀dẹ́ adákò afẹ́sọ́ àgbàdo wọ́n dá lọ wà kúnnà àlàhù tí wọ́n bá ṣe tán àwà àgbọn lọ́wọ́ mú a ní jí wọ́n bá nǹkan jẹ́ padà a máa sún àná lọ́wọ́ sún alẹ́sẹ̀ nígbà ọlọ́run bá tún sún àwọn àlìjànú pẹ̀lú kókọ̀ fún wọn ó lè bá tí wọ́n bá nàbí sùlẹ̀mán ṣe jẹ́ ìwọ tó wà aládé òkè látọ̀dọ̀ ọlọ́run tó lọ bá wọn fúnra rẹ̀ kí oṣù kan náà a ṣiṣẹ́ àti kára náà ní sùn ní orí wọ́n máa yìí iná ni ọ̀báyàn iná ń lòdì sí àjẹ́nú ọmọ jẹ́ ń pẹ̀lẹ̀ excuse ẹ̀lọ ọmọ lọ́wọ́ tí a bá ní ẹbọ́ dà láwọn èèyàn lórí èsù náà ni ó sọ pé ẹkó nǹkan báyìí wá wọ́n wá wá ó ní wọ́n gbà pé orí sí nǹkankan ibi wọn ti ń bọ̀ ní wọ́n bá sì sì kí ọmọ ti ẹ̀ náà mẹ́lẹ̀ ọmọ tó tọ́tọ́ tẹ́lẹ̀ yọ wà pa tí wọ́n bá wá ti yá àfẹ́sì wọn padà tí wọ́n bá wá náà wà wálé pẹ̀lẹ̀kún àtẹ̀jẹ̀ wọ́n lẹ̀bọ́ dàlẹ́ lórí wọ́n ṣe àlìjànú náà àjẹ́rú sì kó nípé ni aléèyàn tí ó dídí oṣù àyìn àwa lọ́ọ̀mọ̀ gbádùn wọn so ní tí a bá ṣe nǹkan tó báyìí a wà mú ẹ̀mí wọn lọ pé ẹ̀rọ bàjẹ́ yọ́ mọ̀ wọ̀n ní wọ́n bàjẹ́ ẹjọ́ wọ́ ẹmọ̀wọ́ ẹmọ̀wọ́ gbogbo wọ́n fẹ́ tàbí ọ̀yọ́ ẹmọ̀ dá nǹkan tó fẹ́ dàrú ẹmọ̀ dá padà wà kúnnà aláwò hafizin àwa látò wá máa sọ wọn kí wọ́n mọ́ bá bá tí wọ́n ṣe ń jẹ́ fún ẹ̀ntà rọ̀ wọ̀n fún ẹ̀ntí wọ̀n wà rọ̀ wọ̀n fún kí ló ń fẹ́ mú bóde mẹ́ ẹ̀ẹ́kàn gbọ́ nǹkan míì tí ó ma yàyìn lẹ́nu ìtí ń fàánù àwambọ̀. ìǹkẹ́ ẹlẹ́ẹ̀kẹta ubìlàwádé wàsáàlá Allah lamma fargọ min bina al-masjid nígbàtí annabi Sulaiman tún masalasi kọta kama wíbá torí tọwà àríjáun náà ó tún masu bẹ́tẹ̀ masu al-Aqsa ó tún kọ́ ń gbà parí ẹ̀tàn ìsẹ́sí sínú pẹ̀lú àwọn ẹni Ọlọ́run

ọlọ́lọ́ ah, wà lẹ́lú rẹ̀ lẹ́sẹ̀ kàrán rẹ̀ yọ́ yà fẹ̀mí ẹ̀dì àmọ́ bẹ̀lọ́n tẹ́lọ́n bá fíyànṣe kò ń gẹ́dà àtàbá sí rátà àmọ́ bẹ̀lọ́n adébísìlẹ̀ náà wà ń bẹ̀lọ́n nígbà tó parí mẹ́sìlẹ̀ àkṣọ́ ó ní wàsá àlọ́lọ́ lẹ́yìn gbà tó parí mẹ́sìlẹ̀ àkọ́ pé ọlọ́run ọba mọ́sálásí láyà àti àhàdún láyà ń zúwìlà sọ̀látù fi gbogbo ẹni tó bá wọ́n mọ́sálásí kò sí tó gbé wádà láti ilé rẹ̀ ju kọ́ fẹ́ wá kírun bẹ̀ fún ọlọ́run ọba lọ ni àyẹ́rìjá min ọ̀tí àti ìkàyà omi wọ́n láti ọmọ ọlọ́run ọba jọ bá ń sọ di bọ́ọ̀lù èjì padà tí bá ti wọ́n mọ́sálásí tí ń kírun bẹ̀ tí mọ́dẹ̀ padà jí ó dàbí ìjọ tí yàrẹ̀ sẹ́sẹ̀ bí padà ń di ẹ̀sẹ̀ rẹ̀ kọ́mọ́ ẹ ń bá lọ mọ́sílì àkúsọ́ tó bá ti ń kírù ń bẹ̀bá ìṣì ńgbà kọmọsí pèsè láti lé tọ́ lọ ah, nínú bí kánàbí ibi àgbọ́ gangan ẹ ń bá ń túnmọ́ sí àkúsọ́ ṣe tọ́bẹ̀ hadithi alọ́fẹsẹ̀ mọ́lẹ̀ ṣe mọ́sílì kàbà náà ni ṣe ogun mọ́sálásí náà ni kí ni wọ èmi àti ìsàn tí a ń tọ́jú mọ́sálásí kí títí bẹ́m̀bẹ̀ tó jẹ́ ìbẹ̀rù ọlọ́run àti ìgbọ́ àgbọ̀ yes wà pé ah ìjọ táwọn àyè báyìí báyìí ọ̀bá ti tóbi lẹ́mìí wa mọ́ wọ́n ràn wọ́n rán náà láàmà sí láàrin ara wa tó sì ṣẹlẹ̀ báyìí àìmọye mọ́sálásí làwọn yẹn ti gbá bọ́ọ̀lù inú rẹ̀ inú rẹ̀ gẹ́gẹ́ ní o ó ní training so because gbogbo nǹkan náà lọ bá nǹkan mọ́ because eh, eh, eh, asambọ̀ ah, ìkẹ́lẹ̀ kẹta tọ́bẹ̀ lọ́n ó náà ni pé

tó fi jẹ́ pé ẹn tí bá ń tún bẹ̀rẹ̀ sí tó bá kú ó kù ṣẹ̀yídí àmbọ̀ ẹlẹ́ẹ̀kejì ṣé gbogbo mọ́sálásí náà ni ó mú ṣe gbogbo mọ́sálásí ni ó mú bákan náà bóòlè yẹn ṣe lé sọ́ra rẹ̀ bí sáàdínù masjid ẹn tí ó máa tún mọ́sálásí ṣe ṣe ń bá ń tún ṣe ṣe máa gba owó àbí ọ̀gbọ̀dọ̀ gbowó a sọ ìdí tó fi jẹ́ àtẹ̀síwájú níbi kútùbà yìí káfílẹ̀ ìparí rẹ̀ wípé wàsáàdínú بيت المقدس كما جاء من حديث أبي عوام كما جاء من حديث أبي عوام من رواية راشد بن قبيش رضي الله تعالى عنهم أجمعين عم بيبرد من رأيك كثيرة قصت وقو فندادا كما استنك وقوقو فوابو kọjọ́ kan wọ́ balẹ̀ ó ti dàrú kọmọ̀dé tí ó dàrú mẹ́wọ̀ ó ti fọ́pọ̀ kọmọ̀ jẹ́ jáwọ́ fọ́pọ̀ mẹ́wọ́ nínú àwọn ẹni fọkànbalẹ̀ kò jẹ́ àwọ̀ nínú àwọn tọ́jẹ́ pé láàpọ̀ òkun àríyìn wọ́la omi yahzanun kò ní sí payà fún kò ní sí bá nùjẹ́ fún wọn ọlọ́njọ́ jẹ́ àrí jáwà náà bí hakila haula wala quwwata illa wa ta'ati ahmaduhu شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبو القاسم اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله فهذه وصية ربنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمتنا ربنا سبحانه وتسامى فتح لعباده المؤمنين أبواب الخيرات وأعانهم على دخول الجنة بأسباب كثيرة متنوعة ومن ذلك أن الله سبحانه وتعالى ما قصر شهداء أمة نبيه صلى الله عليه وسلم في القتلى في سبيله كما ظن ذلك كثير من الصحابة وكثير من الناس فالرسول بين لنا أنواع الشهداء وذكر منهم سعد بن بيت المقدس وهذا الذي جاء من حديث الراشد والحديث مخرج في المسند احمد وفي سنن امام النسائي بان صلى الله عليه وسلم قال وسادن بيت المقدس هذه الزيادة جاء من حديث أبي عوام رضي الله تعالى عنه وأرضاه فنسأل الله الذي لا إله إلا هو أن يعيننا على إكرام و تطبيق ما جاء من قدسية بيت الله الحرام وكذلك قدسية بيت الله بالمسجد الأقصى فنسأل الله الرحمن أن يعيننا على إكرام وعلى احترام شرائع الله كيف لا وقد قال ربنا سبحانه وتعالى ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب أمتنا واعلموا أن السدنة في اللغة العرب خدمة لأي بيت لأي بيت يعبد فيما يعبد أما المسجد الحرام بيت الله ومسجد الله وسادنه وسدنته من قدم أتى قبل الإسلام أم آل الشيبة يلقبون بالشيب آل شيبة شيبة ابن عثمان ابن أبي طلحة فهؤلاء هم الذين نالوا شرفة سدانة بيت الليل حرام وهذا المنصب لا ينزو إلا بظلم وكذلك سدانة البيت بتطييبه وبتنظيفه وبتطهيره من من الدنس والقرن وكذلك من الشرك والكفر وكذلك فتحه وإغلاقه والحفاظ على مفتاحه وقد شرف صلى الله عليه وسلم بني شيبة يوم فتح مكة حتى رد مفتاح البيت لشيبة ابن عثمان ابن أبي طلحة وهو يومئذ على كفره ثم غضب غضبا شديدا لما سمع النهوازن أرادوا غزو رسول الله صلى الله عليه وسلم فخرج مع رسول الله صلى الله عليه وسلم مغضبا بأنه أنف عليه أن يتغلب بنو هوازن على رسول الله صلى الله عليه وسلم ثم أسلم بعد ذلك إلى آخر قصتهم وبيت المقدس قد ثبتت قدسيته وكرامته ومناقبه في هذا الدين الحنين كيف لا وفيه عرج برسول الله صلى الله عليه وسلم إلى السماء السابعة كما صاع هذا من حديث أنس ابن مالك أخرج من بخاري ومسلم سيدهما لما أسري برسول الله صلى الله عليه وسلم بارك الله لي ولكم في القرآن والسنة ونفع الله وإياكم بما فيه من الذكر العظيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله الحمد لله وكفى وصلاة الله وسلام على المدين المصطفى أمة الإسلام اتقوا ربكم في السير وللن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام فبيت المقدس هو المسجد الثاني لله سبحانه وتعالى في أرضه جاء هذا في الصحيحين من حديث أبي ذر الغفاري رضي الله تعالى عنه أنه سأل رسول الله صلى الله عليه وسلم أي مسجد وضع في الأرض أولا فقال له رسول الله صلى الله عليه وسلم المسجد الحرام قال قلت ثم أي قال المسجد الأقصى قال قلت كم بينهما قال أربعون سنة وهذا المسجد ثبتت قدسيته كذلك من الحديث الذي أخرجه الإمام النسائي من حديث الإمام أحمد في مسند والإمام النسائي وابن ماجه بإسناد صحيح من حديث عبد بن عاص بن عمرو بن عاص رضي الله تعالى عنه وارضاهما أن نبي الله سليمان سأل الله خلالا ثلاثة سأل الله حكما يصادف حكمه فأوعيه وسأل الله أن يؤتيه ملكا لا ينبغي لآدم من بعده فأوعيه وسأل الله لما فرغ الحرم ومن بناء المسجد ألا أن أنه لا يأتيه أحد لا ينزعه إلا صلاة منه إلا أن يرجع من خطيئته كيوم ولدت أمه وأرجو أن يكون قد عودي الثالثة هكذا قال رسول الله صلى الله عليه وسلم ونسأل الله الذي لا إله إلا هو أن يعيننا جميعا على إكرام بيت الله وعلى تعظيم شعائر الله ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب أسأل الله تعالى أن يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا دمر أعداءك أعداء الدين اللهم ربنا كن لنا مؤيدا ونصيرا اللهم ربنا أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة اللهم وفقنا يا أرحم الراحمين وبيض وجوهنا يوم تبيض وجوه أوليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه اعدائك يا أجود الأجودين ربنا ان تكن لبرك المستضعفين من المؤمنين والمد في كل مكان اللهم انصر جاينا في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا كن لنا مؤيدا ونصيرا يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستجيب أشفي لنا شأننا كله ولا تكلنا لأنفسنا طرفة عين عباد الله واعلم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه نفسي وثنى الملكة وسلف بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود الخائف مبدد ثابتا من صلى علي صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا